Rosh mẹ́ẹ̀ta la fẹ́ ṣe mẹ́ẹ̀ta náà wà lọ́wọ́ ó ṣe fún ọlá ní Muhammad ẹ̀ yòówà níbi dáadáa ọ̀nà ẹ̀sẹ̀ àmìnà náà bàbá ní ká máa kí àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan àsìkò ó tún lọ jù báyìí lọ tó sì jẹ́ kókó òun ni kí á rí nǹkan dì mú ṣùgbọ́n bó ti lè wù jẹ́ agbọ́dọ̀ kí ọlọ́run látara àwọn ẹni ọlọ́run ọlọ́run fi sì ká ayé a sì gbọ́dọ̀ kí àwọn ẹni ọlọ́run náà lára ọlọ́run láwọn náà gbọ́lọ́run yé ni wọ́n ń gbéṣẹ̀ ní gbéṣẹ̀ lẹ́kọ̀ọ́ hàmà bẹ̀rẹ̀ látara ẹni tó lọ gbèsò lórí ní púpọ̀ àtọ́lọ́wà tàbí ọmọ kí yíò a kí àwọn àgbàlagbà ládùúgbò ń rí ẹdín jẹ́ mọ́ wọ́n àgbà àti wọn ẹdín jẹ́ wọ́n àti àgbà ní ẹ̀kọ̀tù rí àti wọn ẹdín jẹ́ mọ̀kátàmù àgbà lọ́nà kàdúrí ẹ̀sì gbà ní àkíwọn àtẹ́ndín mẹ́jòkó àtẹ́ndín òsínjòkó tẹ́ẹ̀gbà kọ̀rí ìbò ní àlejò alfàtìfọ̀l kọ̀rí ìgbà ìṣípayá ọlọ́run tó súnmọ́ àwọn mọ́sàwọ́ tí fún gbogbo èèyàn wàrẹ́gbẹ̀ ládùúgbò a kí ẹ̀yin tí tó wá jẹ́ olórí ìjọ yìí àfáwà tí wọ́n sọ̀rọ̀ tán nísìn àwọn náà jẹ́ mẹ́sàrà kan láti ìgboro lọ́hùn táíwò a sì ti lọ bẹ̀rí òótọ́ mọ́ rántí àwọn fáfàtà ti ń bẹ láyé ìgbà náà àwọn ẹ̀mí ọlọ́mọ́tàbà kẹ́ wọn kọ̀ríbù yìí ọlọ́mfún rẹ̀ ló dálẹ̀ ó fi rán àwọn àfáà ọ̀rẹ́ wa ájúwà múnẹ̀yìn netfat ọlọ́run lọ́gbẹ̀ alẹ́ ó fi rán àwọn ájúmọ́nìyàn ajé àbìláì àti gbogbo àwọn ọ̀gá wọn tí wọ́n tún tó ṣe é torí ń gọ́mọ̀ bá dálẹ̀ kìí parí ìtọ́lọ̀ bá dálẹ̀ kìí pin kìí ṣubú kìí bàjẹ́ òun ló fà á ẹ̀bá dé bí ẹgbọ́ kọ̀rí ẹ̀bá tó dé bí ẹgbọ́ nẹ́sọ́ àti bá tó gbé ìgbà títí odògbàna títí ọ̀dàbìjàn títí ọwádé London ọwà kárí ayílá yìí kọ̀rí nẹ́sọ́ kọ̀rí ọ̀tọ̀ oríta àǹsọ́rù Islam àǹsọ́rù dín nàwárù dín ahamadiyya ọkárí bẹ́ẹ̀ nígbò ní àwọn ẹgbẹ́ ìdé náà ṣùgbọ́n tí ọlọ́run ti fi àlùbáríkà fi tó báyìí a máa ń dúpẹ́ o ọlọ́run dá orí dúdè yìí ni o ó sì lẹ́yìn náà dúró de oore ìgbà táwọn àgbọ̀ wá kílé yá ku ọjọ́ kejì bọ́ọ̀n ọjọ́ àràfà òun ni àwọn nẹ́sọ̀tì àgbà lọ́hùn pè wá káwá bá wọn sílẹ̀ tí ò dúpẹ́ bẹ́ẹ̀ náà ni ọkọ̀ ríbu náà àkí ẹgbẹ́ tó ń jẹ́ olórí kọ̀rùmù lẹ́sẹ̀ àgbà pátápátá alájíwọ̀ kẹ́ìdé ọlọ́lára sọ́fọ́tù rahman fọ́lù rahman fọ́lù rahman ìjá ni àjọ tó ń pàdé sọ́rọ̀ ní orí náà bí àfáwà ti wí náà bẹ́ẹ̀ lórí wọ́n pọ́ wálé wọn kẹta wọ́n rẹ̀ sí wọ́n kọ̀kọ́ fi lọ wá wọ́n àríkọ̀ọ́rọ̀ ọlọ́run lọ kọmọ́ àdásí tí wọ́n fọ́rọ̀ ìsùn lọ sọ́dásí ìkìtọ́lọ̀ bá lé bá bomi sí yóò hù fún àbomi sí yóò hù àmọ́ta bá bomi sí àwọn náà ti rẹ̀ ní láàdá wọ́n sọ̀kalẹ̀ sọ́dọ̀ gbogbo ìjẹ́jẹ́ ẹ́dàtì ẹgbẹ́ yìí gbogbo pòtẹ́lì ọ̀kan dì mọ́ chairman ti bí sísẹ́sànà ti bí àwọn akápò ti bí àwọn tó jẹ́ alámòjútó atọ́gbẹ́sẹ̀ lọ́kùnrin lóbìnrin akíyín akíyẹ̀yìn ìyá wa tẹ́yìn náà gbọ́tọ̀ ọlọ́run tẹ́ dáhùn adúgbọ́dọ̀ ọlọ́run pé ẹ̀dáhùn ẹ̀dáhùn ìdáhùn tẹ dáhùn náà ló di ọ̀tọ̀ lọ́dọ̀ ọlọ́run náà gẹ́gẹ́ bó ti lóhun ṣe kọ́tẹ́ iná lóhun wẹ̀yà adẹ́jálága tó ń jáde jùtọ́ ń pè wá ọlọ́run ọlá gbogbo tí a ń pè lókọ ọlọ́run ní àyè mọ́sàlá tọrọ ẹni kọ̀ọ̀kan yóò sí gbẹ̀ẹ́jẹ́ jẹ́ alága ọkùnrin oníjọba olówó oníṣẹ́ ọwọ́ àfáà àtọmọkéwú láyé ẹnìkan lè láàrin gbogbo wa ẹjẹ́ ajọ pé ọlọ́run káza síkìrí ká dúró lórí ẹsẹ̀ wa orílẹ̀ síkìrí tá ń ṣe ìrìn náà ọlọ́run ní mú wá báwọn ayé láti gbà àwọn àna orí káàkiri ọlọ́mọ́gbàmúládà rẹ̀ báwọn àfáà àwọn òbí wa àwọn tágbọ́ lẹ́nu wọn káàmù tuntun ṣe tábàáyé wọ́n wọ́n láwọn lẹ́nu ọlọ́run mọ́jẹ́ tẹ́lì kọ̀kan wọ́n bàjẹ́ àwọn ẹ̀tẹ́ pẹ̀lú ní ọlọ́mọdé asọ́ntọ́lọ́wọ̀n sọ ìyàsọ́ntà nẹ́bí òwú aláàmọ́hàmà rasulullah sallallahu alaihi wasallam nílẹ̀ tí wọ́n wípé kí ọlọ́run ṣe fún kọ̀ríbù yìí ẹlápùpù anáníká tó múra kọlọ̀dí ó ṣe ṣe bàbá ọlójòkú wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run ṣe dáadáa wọ́n sì gbòó kalẹ̀ nísìnyí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run bọ́ ẹ bá tún débẹ̀ ní wọ́n bá tún ní wọ́n tún ṣe sí náà nù lẹ́yìn tí ń dá ìsìláàmù lóhun lọ́tún lóṣù kẹ́ǹdà níwájú lẹ́yìn ọlọ́mọdẹ́yìn náà lóhun lérí àwọn ọmọ àti mọ̀lẹ́bí ìlú òun bàjẹ́ ìmọ́mú àgbà ìjòkú nìsìn mọ̀ wípé alhamdulillah ara wa ni ìmọ́mú àgbà àbá ìsọ́yàkàkọ́ ìbá tí ìmọ́mú gbẹ̀rẹ̀ yóò sọ pé tẹ̀gbọ́tàbúrò ni wá ní abẹ́ yìí ó sì jẹ́ tí ó dúró dáadáa ń gbàdé ń bẹ́ẹ̀ ní kéwù lọ́dọ̀ wọn gbẹ̀rẹ̀ èdè agbègbè ní èdè north class ọlọ́mọta jẹ́ ní ẹ̀rọ kọ́ mẹ́jọ sì jẹ́ wájú ní àgbàlagbà nígbà nínú ẹ̀jẹ̀ fún wa àbáwọn àgbà kan wà lọ́wọ́ láàáfíà mi ní ìlú fadilatu Sheikh Ishaq al-Imam ní ọlọ́run dá lọ́rùn dáa tó rú ní àwọn ọmọ tó kú àwọn kan bọ̀ akú lọ́dọ̀ afáyáyá ìsìláni tí màmá wọ́n sọ láìsí nísàlẹ̀ ààrẹ sàlẹ̀ àtà ẹ̀mà ká lọ àwọn ti fẹ́rù nǹkan bá ń púpọ̀ tọ́látásùgbà wọn náà sàrí àgbòrò nǹkan ọlọ́mọ́gà sí mẹ́jọ alhajjadu wahabi ní òkèlé ọlọ́mọ́gà wà dó sí ọ àwọn ọmọ kéèkéé ẹjá kí n káfẹ́sẹ̀ wá dó fọ́lọ̀ ọmọ tó jẹ́ tó ní ọ kí a fi dúkà ọ̀rá ẹ̀yìn náà tó ti di ọlọ́ Allah Allah الله الله لا إله إلا الله الله الله الله ẹgbẹ́ ìdí ń tọrọ ohun ẹgbẹ́ kọ̀rí ìjọ kọ̀rí látòrí kọ̀rí òun kárí gbogbo ìjọ ìsìláàmù ọlọ́mọdà àrú ọ̀ pàápàá jùlọ èyí tí wọ́n pè wá ní ọkọ̀ tún bí yìí ọlọ́run fi iná kàn balẹ̀. Lẹ́yìn ọgbà tí orí, mọ́sálásí ńlá, ilé ìwé ńlá, ilé ìkú ńlá ọlọ́run kọ́kọ́ ọkùnrin. Ọ̀rọ̀ lábẹ́ kò bí àbùkátà ẹni kọ̀ọ̀kan ní kẹ́ẹ̀kẹ́ gbé dání. Akápò jẹ́ ìṣàpò ojú ọlọ́run máa sàánú rẹ̀. Ṣé a jẹ́ ẹ̀dẹ́gbẹ́rú, akọ̀wé jẹ́ ẹ̀dàwérú, gbogbo ẹ̀yìn ẹgbẹ́ orí bẹ̀ náà, ọ̀rà bí arò òjíjíṣẹ́ kiri ọba sọ̀rọ̀ ní dáadáa àwọn ọlọ́bà sàdúrà fún yí kó sì tí wá náà dáadáa ọ̀nà Muhammad Rasulullah ọ̀nà kọlọ̀lọ́ ọ̀rọ̀ sílẹ̀ As-salatu ala an-nabi, as-salamu ala an-nabi, as-salatu ala an-nabi, as-salamu ala an-nabi, تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقديرنا بها جميع الحاجات آمين بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى درجات آمين وتبلغنا بها أكثر الغايات آمين من جميع خيرات في حياتي وبعد الموت آمين الله الله ودعوا أما بنائي ìdókùtà lò láyé tí ó pọ̀ rẹ̀kọ̀tẹ̀ wá jẹ́ tàjú báyìí lọ bí fẹ́rẹ̀ ẹ̀gbẹ̀ rẹ̀kọ̀tẹ̀ yẹn ọlọ́run bí ṣe wá burú jì ìdá àmọ́kọ̀tẹ̀ yẹn ọlọ́run àti kí ìfàǹkẹ́jẹ́ nínú èèyàn náà jẹ̀nú mọ́tẹ̀ sí wa ò mọ́tàkọ̀rọ̀ ti bọ́ bá ọlọ́run àlóbàkà o, àlẹ́nìkà ò àlẹ́nìkà ò àlẹ́nìkà ò tó fara ọ̀pẹ́kà tó ti mẹ́ta máa ń tó wọ́n ní kí ni ká rí

ìsìláàmù ló pẹ̀lú ìfẹ́ràn ara ẹni ìsìláàmù ló ń lọ́gbọ́ ìran ẹni lọ́wọ́ ìsìláàmù ní ó fi lélẹ̀ wípé ẹ̀sìn yí ẹ̀sìn àánú ni ẹ̀sìn ìrànlọ́wọ́ ni ẹ̀sìn àrẹ̀sí ni ṣùgbọ́n ẹlẹ́sìn mìíràn ni wọ́n á kọ sí ẹ̀rọ wa lọ́wọ́ ọdọ̀lọ́ fáwọn ní fẹ́ràn ara wọn àwọn kírísítẹ́nì ọdọ̀lọ́ fáwọn ní fẹ́ràn ọlọ́run àwọn ní fẹ́ràn ara wọn àwọn ẹlẹ́gbọ́n aláwọ̀ wọn ní ẹgbẹ́ akọ̀yà àwọn tẹ́gbẹ́ akọ̀yà lẹ̀ bẹ́ẹ̀ ìsìláàmù ni ẹ̀sìn akọ̀yà lọ́nà tó mọ́ lọ́nà tó dọ̀tí àwọn ọmọ wa ṣe tí wọ́n ní lọ́nà mẹ́jẹ nìkan gbọ́ lọ́nà màdàrú ìsìláàmù wa gbé tí ẹ̀kalẹ̀ lọ́nà tó clean tó neat tó white tó black tó dark tí ó rẹ̀ tí ó tí ó tí ó jẹ́ kí n tí ó jẹ́ rẹ́rì. Àwa sọ̀kan òun mọ́dílẹ̀ láti lè lárúbáwá wá sílẹ̀ dúdú. Ẹja padà sí ibi kọ́lọ̀ ń pè wá sí. Náà ni tọ́pìkì tí wọ́n ní ká sọ. Tàlọ́yìn ìdìbò kan wọ̀ da púpọ̀ ilé ètò, ọ̀dẹ̀dẹ̀ ètò, ìlú ètò ọkàn balẹ̀, ọkàn balẹ̀ ẹ̀rá wọn tàbí ẹ̀nẹ́bì ni wọ́n sọ̀kan lẹ́yìn ẹ̀nẹ́bì wọ́n jẹ́ dìdì lẹ́yìn ẹ̀nẹ́bì ẹ̀nẹ́bì wọ́n ti jẹ́ dìdì lẹ́yìn ẹ̀nẹ́bì lẹ́rẹ́ tí jẹ́ sáré tọwọ́bọ̀ ní wàhálà dé ìṣọ̀kan tọwọ́ wa o ìṣẹ́ tọwọ́ pàtó bá ti pọ̀ rẹpẹtẹ wọ́n bẹ̀rẹ̀ ìmọ̀ ọgbà bí bẹ̀rẹ̀ ọ̀nẹ́rẹ́tì àrin ọ̀nẹ́rẹ́tì parí mọ́ alùgbọ́ wa tó lọ ní lókìfò fẹ́ ti wá lókìfò kò ní sí ìfúkò ní jọjà àtọ́pọ̀ àti ìrànrẹ lọ́wọ́ áyà tó kú lẹ́nu ọkùnrin ni kò ní iye kò ló ń kà ó yẹ kó ní ọkùnrin ni àwọn obìnrin rẹ̀ nínú ìṣẹ́ ìtọ́ ọdún rẹ̀ di بسم الله الرحمن الرحيم kọ̀ríbù àti gbogbo ẹgbẹ́ ìsìlámù pátá àti ẹnjì kàdìríyà tìjáníyà àti gbogbo ẹgbẹ́ tàbẹ̀ ní al'umma muhammadu ẹbẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú gẹ́gẹ́ ìṣẹ́gẹ́ lọ́gbé kalẹ̀ àtọrọ àti rìn lábẹ̀rẹ̀ ọlọ́run Nípa apá bẹ̀rù, jí àbẹ̀rù torí pé àkàfẹ́ fi parí àkàfẹ́ fi jayìí. ولا تموتن إلا وأنتم مسلمون ẹlẹ́gbẹ̀rún ìyá máa yà káàkiri síbẹ̀ àwọn olóòjọ́ tí ó ní wọ́n lọ́jẹ́ lọ bí sí mọ́ lọ́hùn ní ìsìnkú lọ́jọ́ nìkan ọmọ ìnira kan ló gbé mi lé rẹ̀ kí ikú mọ̀bà káwa lọ́bí tí ọ̀dá kígbìnú ọlọ́mọ àká ọmọ ibi tí ọ̀dá ọ̀rọ̀ tọ́lọ́wọ́ sọ lẹ́yìn ìgbé ẹgbẹ̀rún mi tààrà nígbẹ̀rún tààrà lẹ́yìn ìbẹ̀rù ọlọ́run ìjẹ́ ìsọ̀tọ̀ nílẹ̀ kan náà wọ́n àtẹ́sí wọn rí abúlé ìjẹ̀mí àwọn Ẹ jẹ́ kí okùn ọlọ́run kí ní yá bùlù láàrín àwọn akọ́tọ̀ sí wọ́n tu púpọ̀ àwọn kan ní abúlé ìlà okùn ọlọ́run tọ́lọ́ ní wá tẹ̀sí mú ẹbá ń gbá mú ẹ̀dì mọ́ kí ló kùn ọlọ́run náà àwọn kan ní dínú Islam àti dínú Islami ẹ̀sìn Islamu ni àwọn kan nínú Al-Qur'ani ni torí àkókò lè dá Islamu mọ̀ láì mọ Al-Qur'ani ní òun àmọ́ Islam ìgbọ́wájú gbọ́dọ̀ bá ní ẹjọ́ kí á di Al-Qur'ani mú o ṣé ká mú tákàdá rẹ̀ ká fa aya lọ́kọ̀ọ̀kan ni wọ́n mì náà ìdí rẹ̀ àlàámọ̀lú bí máa fi kìtà wọ́n ti bá alẹ́ máa fi sọ̀nà ká tẹ̀lé tí alukùránì wí káwá bèèrè pé kí láàbí gbọ́ alukùránì yìí kò sí ń tá lè rí gbọ́ alukùránì yìí ju Ìrátàtà àyàtà Rasulù sallallahu alaihi wa sallam. Àbíkọ́ lọ Torí pé wọ́n bí nàná Aisha wípé ma kúlùkù rasul kí ni wà nábì tọ́lọ̀ fi sọ wípé ìnákàlá alákòlùkì àwíìmìn ìwà rẹ̀ máa ta pọ̀ o wọ́n wá bí ìyàwó rẹ̀ títí nàná Aisha olórí tí kí ni ó fi gbọ́lọ̀ mú rẹ̀ ń túmọ̀ pé gbogbo ṣe ṣe ṣe ṣe tọ́lọ̀ máa yínú kùránì ìwà nábì ni yóò ṣe é gbogbo mẹ́sẹ̀ mẹ́sẹ̀ mẹ́sẹ̀ mẹ́sẹ̀ tọ́lọ̀ máa yínú kùránì ìwà nábì ni kò ní ṣe é tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa náà fọ́lù kùránì wà á tẹ́sí fún mi ábìlélá ìjẹ̀míyàn èyí tọ́lọ̀ ń wí òun ó ti ní máa nàbí mẹ́ta bẹ́ẹ̀ nínú àkọ́kọ́ òun ni pé ká lọ kí alukùránì ká mọ̀ kí ọ̀dà ká mọ̀ bẹ́ẹ̀ni dàgbà yìí náà wọ́n ń sókè alukùránì ní sẹ́kù lọ́dọ̀ àwọn kọ̀rí alẹ́kọ̀ọ́ àwọn àgbàlagbà báyìí mú tí wọ́n kí ó rí jọ orí wọ́n ṣe bẹ́ẹ̀ lásàrùdì wọ́n ṣe bẹ́ẹ̀ ní mẹ́tẹ́lì wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n núrù à ń ṣe bẹ́ẹ̀ ní nẹ́tíwájì kan àwọn àgbàlagbà àádọ́ta ọdún ọgọ́ta ọdún kódà àádọ́rin ọdún kódà ọgọ́rin ọdún wọ́n sọ alukùránì kalẹ̀ Bàbá rí àwọn ọlọ́rẹ́ kí wọ́n àpé àìdàgbà jẹ́rà àwọn olèdàgbà jókò mú. Olèdàgbà kọ́kọ́ àgbàrẹ́ máa tẹ̀lé PDP káàkiri. Ọmọ àgbàrẹ́ tẹ̀lé RPRP káàkiri àríwọ̀dì, ACN káàkiri, àgbàrẹ́ oníṣòsì ní wọn fàgbà sí Kùránì. Káàdì ọkọ̀ ọlọ́mú kakọ́kọ́ gbọ́ Kùránì yìí ní àkọ́kọ́ nù. Fẹ́kọ́ mi ni rẹ̀ ni. Wọ́n látàpá ń rọ pé láà kátó di mú tẹ́rù ìtumọ̀ kejì òun ni wípé kàfẹ́rà àwọn yìí àwọn tàbẹ̀nù ọgbà alkùnrin tàbẹ̀nù ọgbà islam kámọ́tò sípè lera wa mọ́ kámọ́tò gbúra wa mọ́ kámọ́tò ara tẹ̀sí mọ́ àwọn tó fi ara wọn tẹ̀sí lánàá náà ló di ogun fún wọn ogun jà ní gbogbo ilẹ̀ lárúbáwá ni èmi ni sùn ní àwọn onísúnmẹ̀ làwa àwọn ilé ìyẹn fún ní ṣubú làwọn àwọn eléyìí ní ẹ́ eh, sàdìrí ìjà ní sàlàbí ọwá kúnlẹ̀ lárúbáwá nígbà wọ́n bẹ̀rẹ̀ ní rédíò àwàdà ni ó ti gbogbo ó ti bọ̀tọ̀ ó ti bọ̀ wàhálà náà lọ pa nígbàtí ọ̀gbọ́n àwọn ọ̀tá wárá ìrà pálápálá wọ àárín wọn tẹ́ bá gbẹ̀yìn ẹ̀ tí ń kú lójúmọ́ nílẹ̀ lárúbáwá ìrẹ́kàwọ́ lójú àbẹ́yìn ẹ̀kọ́ ni wọ́n ni wọ́n lò tẹ̀ yá àwọn ìgbórí kọ́kọ́ wọn pa wọ́n gbọ́ àwọn ìgbó wáyé tí wọ́n sọ àwọn lẹ́nu wọ́n wá dájú wọn kọ́ra wọn ìjọ máa kọ́ ara yìí ṣe ara yìí lára pé ìwọ ọ̀dá ẹ̀yìn ìṣẹ̀ni ọlọ́run àwọn ẹni ọlọ́run ẹ̀yìn àkọ́ àwọn ẹni àwọn ẹni ọlọ́run pẹ́sí wa àdíṣì kan ní àyà kan ní gbogbo láyà ti ń takora bò láàdíṣì ti ń takora wọn. wọ́n tẹ̀sí mọ́ kí n abúlé ìlà ìjọba àwọn aláàtàkọ̀rọ̀ nígbé tó ọlẹ́ kí ní tẹ́lẹ̀ màkùránì ní ìwà ní jẹ́ gbádùn ẹ̀yí gẹ́gẹ́ lẹ́mà fún wa ara yìí ṣe ra yìí ọlọ́run wá pariwo títí títí láti ọgọ́rùn ọdún kẹẹ̀dógún tàbí yìí àbí jù bẹ́ẹ̀ lọ fàdínẹ́bì wà tẹ́sì mú ẹ̀dìrà yímú ẹni mùsùlùmí ẹ̀dìrà yímú ọ̀tá ń bẹ ọ̀tá pọ̀ ọ̀rọ̀ kùránì káma tọ̀ káma gbé kọ́lé torí kíké títọ̀ títúmọ̀ ń jẹ́ kí ìmísí ọlọ́run kọmọ tọ́ni tó bá máa kùránì gbé ní ọba jẹ́bẹ̀ sí láwọn adé ìjẹ́mọ̀ fún àyè tí ìwọ́n fi lọ́rùn kùránì kí lè rí lọ́wọ́ tọ́fà ìdòyìn tá lọ́gbọ́ra tó yìí tá lọ́gbọ́ orí tó yìí tá lórí tó yìí àbá tó déwù dé alkùránì lè ń pọ́lé alkùránì náà ẹ̀yìn náà ẹ̀ máa kí ẹ tọ̀ ọ́ nínú àkọ́kọ́ tá a bá ké tá a bá mọ̀ tá a ké tá a ń tọ̀ nínú ẹlẹ́ẹ̀kejì wá ní ká gbọ́ra wáyé ká fi àgbọ́lé ìrora ọlọ́gbẹ́ àà ah, tẹ́lùkùnrin ilé ojú òní kì í ṣojú mi ní ìjú bàbá ti lónìí kẹ́yìn tí a mọ̀ ní ṣe kẹ́yìn tí a lè jíjì náà kánú máa tọ́ bọ́ra wá bì í kánú máa fi mú fúnra ọlọ́dẹ́ ìgbẹ́ rẹ̀ lágbẹ́jà àdójú ti ní ayọ̀ láwùjọ ní àtúnà àdílẹ̀ ní àbájẹ́ náà jẹ́ ní mùsùlùmí sí mùsùlùmí ọmọ sí bẹ́ẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹta wọn lè pé ní mílì kẹta òun ní pé látàfẹ́ràkù ọmọ lọ́lọ́tọ̀tọ̀ torí pé títẹ̀lé kí ìjó tẹ̀léra wọn ní dẹ́rùbà àwọn èèyàn ní ìgbéde dúró báwọn adìyẹ ti mọ ohun tó má tẹ̀léra wọn záfúzáfú bẹ́ẹ̀ kaba ló wọ́n mọ kàn gbé wọn ní ọ̀pá kúrú wọn lè rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹyẹ tó ń kó tẹ̀léra wọn kiri iyì lọ́tọ̀ fún wọn àmọ́ lẹ́gbàgbọ́ nípa kọ̀rí ibùsùn kọ̀ríbù náà kí ní bá kọ̀ríbù ṣe kí ní kọ̀ ní pẹ́nìkan sí bàtà sí oníbá tàbí ṣe àdàbí oníbá bàtà sí ṣe kò fẹ́ bà nílẹ̀ ṣàpàlàfí oníbá tó bí ṣe àwọn kan mú tẹ̀sùká àwọn kan mú tẹ̀sùká sí tọ́kànnù ní òyìn nù ẹ̀fí eléyìí jẹ́ nù ẹ̀sìn ní ti bá bá mú lọ́wọ́ déédéé bá mú lọ́wọ́ déédéé ìwé nínú gbọmọdá sí ẹni tí ò ní ṣe àwọn ewúrẹ́ ti kí òní ọlọ́run ti dáadọ́gba bí ìgbà tí ìyọ̀ mọ́ tọ́kàn náà lámọ̀ fi fara wájà nínú ẹgbẹ́ kan ṣoṣo ẹmọ́dájá ilẹ̀ ẹni ọlọ́rin tí a mọ̀ náà jú sí ẹ̀rọ lọ́wọ́ tó fi ìgbà tó wà sílẹ̀ ẹwọ́n tó lẹ́rẹ̀ ẹ̀rẹ̀ tọ́nà ẹlùmí ó tó dé ọmọ tó yá ìgbà wọn kó tó dé sọ́nà ọ̀gbáyé lẹ̀ fẹ́ nìkan náà ọ̀rọ̀ àdàbìmọ́ bí رحمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا láti lè débi tá lọ wípé kámọ̀ yàrá lọ́tọ̀ọ̀tọ̀ kámọ̀ ti bára wájà gbogbo ìgbà tí ṣe ká nìdí gbé ń kéèkéé bí wọ́n ti gbà yí lọ́wọ́ mi wọn jẹ́ kí ẹ̀tẹ̀lé mi mọ́ ni kò burú nínú sáàpù mọ́sálásì náà lè wọ́n wá tààrí mọ́ lọ́wọ́ láàpù lè kí ń tààrí mọ́ lọ́wọ́ àmọ́ àtọ́kẹ́rù tí kẹ́rù ẹ̀ pọ̀ tẹ̀sáyẹ̀ tí ó dé lára nílò ó ti jẹ́gun ó ti ṣẹ́gun ìdáni kéóké tó sì mọ̀ bẹ́ẹ̀ ti sáyé yíyan ọmọ tó kù yíyan mọ̀ yìí ọmọ tó gbé ọba lọ́fẹ́kà ni ọmọ tó gbé ọba lọ́fẹ́kà dúrà ni kò rẹ̀ ó tẹ́lẹ̀ o àlùwàlá tó gbé tọ́wà ìṣe mú tẹ̀síwà lọ́wọ́ ọkànnà ìgbàjà nàìjíríà lè ní torí ó fàtẹ́kùn sí ọmọ olówó lọ́wọ́ fún ọ lọ́wọ́ adẹni olóòmọ olówó òní lọ. bọ́lá jábọ́ máa lọ́wọ́ tọ́ ọmọ kí ó tọ́ jábọ́ wọn lọ́tọ̀ ń pàdé nìkan tó tó sì mínísà kan bẹ tó náà tó ń bẹ pẹ̀lú àṣítáàrí ìwọ̀nì hánù wọ́n pè é èèyàn ń máa mú tó gbogbo àwọn ẹlẹ́sìn láti pèsè ọjọ́ yíwọ̀ tí wíwọ̀ fi ń sùdú ní nẹ́ẹ̀sì lẹ́gbàá tẹ́rù ní èyí fi lọ́kàn ẹ máa rò pé àbúrò kí n pé àbúrò kí n pé àbáwọ̀ yìí pé àbúrò bá tọ̀síbáyìí àbúrò pé àbúrò pé ìdí mo mínísítà onímọ̀ ẹ̀dọ̀kan àwọn ẹlẹ́sìn yìí yóò gbàgbọ́ fún àwọn mínísítà ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ bí owó mínísítà ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ bí ọkùnrin sóbìnrin mínísítà ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ bí obìnrin sọ́kùnrin mínísítà ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ bí ọtọ àtòsà ẹgbẹ́ bá ti mú ògùn ní ìsìnkú ẹni ẹlẹ́ sí odò ẹgbẹ́ bá ti sàárè sí ní sinmi ọmọ jẹ́ yìí tó pé mínísítà ti ṣe ká nìyẹn ó ti dúró ó ti dúró kẹ́ ẹ mọ́ba àbọ́ gbogbo kan wọ̀nyí ọyẹ kájọ yí wa pé bìtáni ọ̀fẹ́ àṣà tó yọrí nígbà tó wọ̀n rẹ̀ bá ti tẹ ìmọ̀nà ọlọ́run tó ti mọ̀ àlùkò wá rẹ̀ kí ló tó kù ábùlùlà okùn ọlọ́run àtó gbọdọ̀ bára wa jà mọ́ kásọ̀kan tó bá kó tàbùrù ìrìn àlọ́ tó bá kan làákàyè káfí làákàyè ìrìn àlọ́ tó bá kan ìmọ̀ràn káfí ìmọ̀ràn ìrìn àlọ́ tó bá

àwọn tí ń fẹ́ràn ara wọn nítorí ìmọ̀ ọlọ́ọ̀dà àti ọjọ́ nígbà kíkan wọ́n fẹ́ràn ara wọn nígbà ṣòro wọ́n fẹ́ràn ara wọn nígbà wọn rí jẹ wọ́n dé tira wọn nígbà wọn rí jẹ wọ́n dé tira wọn ní àwọn tẹ̀lé wọn dé tira wọn tó wọ́n túnlà tira wọn àwọn dà ọlọ́run máa pé ìjọ ìkì alọ́jọ́ tó rò ó mú kankan tí ẹnikẹ́ni ò ní gbádùn ọlọ́run àwọn tí ń fẹ́ràn ara wọn torí mo fìyà bá wọn ní mo bàrùn bá wọn jà mo bòsì bá wọn jà ọ̀dọ́ náà kó bí àdínì àwọn dà Ẹlá ń kó ọjọ́ kí n fi wọ́n sínú bòògì èmi ọlọ́run nígbà tó ń mú yìí. Ẹlá ń kó ọjọ́. Àwọn ọmọláìkọ́ wọn wá sa àwọn olólùfẹ́ tó ń fẹ́ ara wọn láyé nítorí ọlọ́run. Bá a ṣe bẹ́ẹ̀ bí ọkọ̀ ní ìbúlẹ̀ yìí, bá a dá lẹ́sọ́ àdílẹ̀ tàdá kọ̀dù níyàlẹ̀ tàdá tìjà níyàlẹ̀ tàdá ìwòlè kílẹ̀ tàdá tàdá tulẹ̀ ọjọ́ ìpè àmọ́ ọlọ́run alẹ́ ẹ̀fà àwọn alátàrà àti ẹgbẹ́ ẹ̀yẹ tàwọ́jọ́ torí kò sí nǹkan tá a fi kúrò wa jọ ju ọkọ̀ ọlọ́run lọ ọkọ̀ ọlọ́run tá a fi kúrò wa jọ wọn lọ́lọ́wọ́ máa ń ṣe àwọn tó kúrò wa jọ torí ìmẹ̀ta tó sì torí ṣòro tó kó bẹ́ẹ̀. ọ̀kan ọlọ́run bí ọ̀kan قال الله عز وجل وقال النبي عليه وسلم قال الله ولو كنت تتوصل عليك المتابون بجلاله àwọn tí máa ń fẹ́ràn ara wọn tìjà ti ṣòro tí wọ́n fẹ́ràn ara wọn tìjà tìjà tí wọ́n fẹ́ràn ara wọn tọ̀rẹ́tọ̀rẹ́ tó pé ń jẹ́ tí ìbínú bá dé ah, lọ́gbàjá kan bínú ni ìfìmọ̀ bínú ẹjọ́ àtàmọ́ tó sì mọ̀ bínú ẹlòmíì lẹ́ẹ̀dẹ̀ ní bínú ní bẹ́ẹ̀ níbi ọ̀bá sì ìrànjú ọ̀rọ̀ onírọ̀ lọ́rùn nípa rẹ̀ ní kọ́ ranjú kó tó sọ̀rọ̀ ẹlòmíì kò ní sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ohun rẹ̀ lè ju bọ́sọ fọ́ọ̀rọ̀ ní àdúrà sí gàlọ́ tí ọ̀bá sì sọ bẹ́ẹ̀ kọ̀rọ̀ lọ́rùn tí ọ̀bá sì máa fúnra pé aranjú sọ̀rọ̀ ni abínú sọ̀rọ̀ ni ajágo sọ̀rọ̀ ni kò bínú bá ti dáa lónìí àwọn ti mọ àwọn bẹ́ẹ̀ fẹ́ jọ sílé ayé bẹ́ẹ̀ tí wọn ọ̀jà túká منابر من نور يجبدهم النبيون وأشهدا ọjọ́ kìíyàmà ọlọ́run ní àwọn èèyàn ní stéjì kan stéjì náà ga lẹ́gbẹ̀ẹ́ àlàáhàn sí wọ́n ti sáwọ́ fi dìsáì sí wọ́n pàlé wọ́n yẹ sí àwọn àgbẹ̀bẹ̀rẹ̀ máa gbé ọlọ́run àwọn àwọn olókùn ní stéjì dáwọn olókan yìí wọ́n máa wá jẹ ewu àwọn àlẹ́jọ́ náà máa wá jẹ ewu pé à ah, nínú àwọn kan tó tóbi ju àwa lọ ránṣẹ́ àwọn làwọn màláìka ń bá sọ̀rọ̀ àwọn olómìnira ọlọ́run adáàfin àlùmọ̀tà á bù nà fíyà àwọn tó ń fẹ́ràn ara wọn torí ni àlùmọ̀tà jẹ́ àlẹ́sù nà fíyà àti máa jọ jòkó òfẹ́ nítorí ìlú ọlọ́run àlùmọ̀tà záwérù nà fíyà àti máa kíra wọn sílé nígbà wọn wá kí ọ ni àgbàlagbà á máa kọ́ ọmọdé sọ̀rẹ́ nínú Islam ìyẹn lè mọ ọmọ kékeré wọn kọ́ mọ́ ọmọ yìí lọ́rẹ̀ wọn fẹ́ máa bá sọ̀rẹ́ tí ìdíkọ̀ fẹ́ gbé lọ́rẹ̀ àwọn tí máa ń fìfẹ́ bára wọn lọ torí àwọn ẹ̀mí Ọlọ́run àwọn lọ́wọ́ nìkan wọn lè mọ́tọ́ba bílì ìnàfíà wọ́n lè mọ́tọ́ba bílì ìnàfíà àtàwọn tí máa ń náwó fúnra wọn tó ìdójú ètò ẹ̀wúrọ̀ àbájẹ́sẹ̀ ẹgbẹ́ ìyàgbàgbà náà ti rí ojú èmi ti kọ̀ yìí tọ́wọ́ ti jọ́ mẹ́rin kìí àwọn ọlọ́wọ́ pé ogun àwọn náwó náwó ẹgbẹ́ àti wọ́n tó ń lo òkè ní àdúrà yorùbá eré ibi makalẹ̀ ẹ̀gbọ́n tó àfá wa ní sọ́nà wa alánàmú àbùsàlámì wọ́n ní kí àfá kan wọn bímọ lọ́wọ́ bímọ lọ́wọ́ jẹ́ àdìmọ̀ pé tọ́ba ti bímọ <laughs> Alimota dèlú rẹ̀ bí yà ẹlòmí níyàwó ó tún kí bàbá àwọn ọba ń gbọ́ ọ̀rẹ́ wọn ọba ń bẹ́ sí ẹlòmí bí mo kí wọ́n lé gẹ́gẹ́ o bí mo yí fún yín ni o ṣé ojú oníṣẹ́ ìlú ọ́ nì ìlú ojú oníṣẹ́ ọ̀gá àrí nì ojú oníṣẹ́ àkóráìsì ni ojú oníṣẹ́ ẹ̀rọ súnárẹ̀ tọ́jọ́ kí á mọ̀ kó gbọ́ tẹ́mọ̀ pé àwọn sórí àti eré ẹlòmí yóò sì kú ẹkú gbá ìjọba ọlọ́wọ́ pèsè gbogbo àwọn bàtírí bàtírí ìjọba ọlọ́wọ́ fún yóò pèsè gbogbo àwọn àtìrànlọ́wọ́ ìjọba ọlọ́wọ́ pèsè gbogbo àwọn náwónáwó fún iṣẹ́ káàkiri yóò tú yóò tẹ̀yàwó yóò kó mọ yóò sílé yóò lọ mọ́kà yóò kọ́ mọ́lẹ́kọ̀ọ́ yóò rọmọ ilé yóò gbá ah, kò sí kò sí tó tó bẹ́ẹ̀ tọ́mọ rẹ ní ní gbogbo gbogbo sẹ́kọ́ndì rẹ̀ gbogbo yunifásitì rẹ̀ tí ó ṣe tọ́mọ gbogbo ayé tiẹ̀ tí ó ṣe àti ìrẹ̀ òní tú tájọ́ mẹ́nu Islam nítọ́lọ̀ tí a mọ̀ sí èyí púpọ̀ káàmà yẹ̀yẹ́ ara wọn kọ́ òsínú ẹ̀sìn àbá àti máa ń ṣe bẹ́ẹ̀ kìí sàbá rẹ̀ mùkádàmù tí ń ṣe bẹ́ẹ̀ tẹ́rù tí ń ṣe bẹ́ẹ̀ kìí tẹ́rù rẹ̀ Wàkọ́lá sọ́lọ́ àwọn àríyí wa sẹ́lẹ̀m. Àlébì tó ń sọ sí kò sí ìdákẹ́. Mọ́ ni wọ́n bẹ̀rẹ̀ láàá

mọ́nà àlèlá ọkọ̀ fún gbogbo ẹmọ́ fún tẹ́ẹ̀bá fún lọ́wọ́ yóò mú sí ni ẹmọ́ fún wọ́n ní kí ló dé láàrin kórìíra àyàmọ́ yóò mú sí ni ẹmọ́ fún nítorí ọlọ́run wà á tọ́ àwọn ẹ̀dàkùn ẹgbẹ́ oúnjẹ ládùúgbò ọmọ dáadáa lọ́mọ yìí ẹmẹ́jọ ní pọ̀ bàbá rẹ̀ ti kú ìyá rẹ̀ ti kú ẹgbẹ́ wa fún ní nǹkan nítorí tọ́lọ́ ẹni máa ń tó mẹ́rẹ̀ ní ìfẹ́ kí máa láàrin ìmáàlà gbogbo tí jẹ́ ìmáàlì ti pé báwọn tọ̀ ẹni máa ń ní tí ò kí ní jẹ́ ògùn ìrànlọ́wọ́ ní jẹ́ rẹ̀ ẹbọ tó gbé kalẹ̀ olè ṣe kẹ́kẹ́ àtọwọ́dọ́wọ́ ní ṣiṣẹ́ ìrẹ́ńgẹ́ ní ṣiṣẹ́ tó lágbájá ojú fẹ́ tí ó ní àà nígbà kójú ó sì wọ́n wà lọ sí àkóso lọ rẹ̀ nítorí ojú àti olúwo wọn káláwọ̀ nàìjíríà ní ìyá àti àgbáyé ájọ́ mùsùlùmí tó àti lówó àmà àmọ́wọ́ ọlọ́rọ̀ àmọ́ lò ọlọ́run wá lọ sí àwọn kèbèrè sí wa ẹgbà ẹgbẹ́ wọn epo ni wọ́n bá ogun àwọn lábáwájà àti àwọn àwọn ọ̀rọ̀ ajé nínú àlẹ́ wọn ni wọ́n bá wọn jà sí ẹgbà lọ́wọ́ bá wọn lò wọ́n lọ́wọ́ ẹ̀rọ nàìjíríà ayélujára

tọ́lá pípẹ́ nìkan ó rí bílíọ̀nù kó rí bílíọ̀nù kó gbé lọ lóòrùn tààrà sí ẹnìkan ní òkúrò àkúrò jẹ́ díẹ̀ mọ́ ọlọ́run bá ní àlùbáríkà kó gbẹ̀ gbogbo àndà àmúdàwò yìí gbogbo owó ìrìnà di ìfẹ́ kájọ sọ̀kan ìrànlọ́wọ́ wà níbẹ̀ pẹ̀lú bá lè ṣe owó àǹfààní wà ní bẹ̀rẹ̀ pẹ̀lú máa gbogbo màálù dúdú àti màálù funfun àti màálù pupa wọ́n ti bàkàtà bàkàtà bèkìtì wọ́n tóbi ọ̀pọ̀ yọba jọ lọ ẹ̀rù a máa bá kìnìún ẹ̀rù a máa bá kókò wọn à lè rí wọn mú jẹ nígbà wọn ń sọ̀rọ̀ yẹn ah! ènìyàn á wò pé ẹ́ nìkan ṣoṣo ní àwọn ẹ̀ta ìbá kẹ́yìn tí kò yí ẹbá ilọ́wọ́ bí wọ́n pa àwọn yóò bá ta ǹjọ́ wọ́n jọ ń ṣe pọ̀ sí ǹjọ́ sọ̀rọ̀ ẹ̀yìn obìnrin ọ̀rọ̀ ìgbà lórí àwọn ìjẹ́ ìjọba àwọn àpá àwọn ẹgbẹ́ ọwọ́ ọba wùwà náà yìí mọ́lọ̀ fẹ́ mo bá ti ń bọ̀ rẹ̀ wọn lọ wọ́n ti pẹ́ wọ́n dàgbà Tinubu ẹgbẹ́ ìjọ kan kìsí ń bá àgbà àjíká làtìká nìbá kó sí kan lọ́kàn ní kété bí wọ́n dúdú dúdú wá rò pé tóun bá sá pamọ́ nínú owó ẹnìkan ò ní rò wípé funfun yìí ní ń jẹ́ káwọn ẹranko wọ́n máa dààmú àwọn ọwọ́ àpò ìpupa tó gbé kan ìwọ́n máa lò pupa orin sọ̀rọ̀ pé dúdú lòun pupa nìyẹn ní ìyá àjọ sọ́lọ́pọ̀ jẹ́ ajá funfun yìí lẹ̀ tàbá já funfun yìí lẹ̀ ọkàn wọ́n balẹ̀ nínú gbòòrò Òkùnkùn tí òkùnkùn ló ń jẹ́ káwọn akìnìún ìkòkò ọmọ ilé wa kiri. Ó wá jẹ́ sí láàrin wa mẹ́rin èmi pẹ̀lú rẹ kọ́lọ̀ tí wá tó fara pamọ́. Èyí ń jẹ́ túnà òwe ni fún ogun ẹ̀wọ́n tó wọ́n yìí pé kán fi ẹ̀yìn ló pàtẹ́ sọ̀rọ̀ mẹ́rin tó sọ ẹgbẹ́ gámẹ́sìn ní ìṣe lẹ́yìn láti gbogbo ìlú. Ọbẹ̀ dada rẹ̀ ń lò ọ̀fẹ́ tẹ́fẹ́tì láti yọ ẹnìkan kó láàrin gbogbo rí èyí ọkùnrin àbẹ́rí wọn ẹgbà kápò lọ́wọ́ ẹ̀ owó wa níbi ṣòwò owó wa níbi rọ́nà ọjà rẹ̀ ẹgbẹ́ kó lórí tí a máa gbàgbá ní ẹ̀ ẹgbẹ́ fọwọ́ lágbájá a máa rú gbà lọ́wọ́ rẹ̀ irú èrò kó èrò lọ kó sínú ọdún dúdú lẹ́nu ní púpọ̀ lágbà kí ló dé nígbàtà àjà lóòrùn àmì ẹgbẹ́ ayọ́lẹ̀ lọ́jà ọba kí wa kábàtà lóòmọ̀ ọba kí wa kábàtà lóòmọ̀ gbogbo anábàárí kò wúrí wọ́n àdádọ́ wọ̀ ṣẹlẹ̀ wọ́n yọ funfun lẹ̀ ṣe ń bá ń rìn kí inú gbóhùn ọ̀pẹ́ wọn tó bá súnmọ́ ọ̀dá yóò mọ́ dínà ló bá ń jà etí etí rẹ̀ ní ọmọ ìgbọ̀dá yìí àti ìwò wọ́n bá sì fẹ́ báyìí jà pátákó ẹsẹ̀ rẹ̀ ni làánú èdè bá wọ́n lè funfun sẹ́yìn fún àti ìtọ́kẹ̀ kan àwọn kìnìún pa funfun jẹ nígbà tó ti pè mí nìkan nígbà tó ti ń dáhìn kiri ọwọ́ oṣù tẹ̀ ọwọ́ àjẹ́ tẹ̀ ọwọ́ àdàtí tẹ̀ nígbà àwọn ọ̀bá ti mọ́ láàrin ìjọba ní sọ̀tọ́ ní ìṣàbọ̀ sọ̀tọ́ ní pé wọ́n pa àwọn nísìn òun nìkan wọ́n dápa nítorí pé kí ni òun ní mọ́ tú àtìrí àwọn tẹ́lẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ lógún àwọn àkókò àti kìnìún wọ́n ń sọ wọn ǹgọ́sẹ̀ta ẹ̀mí burúkú ẹ̀mí pèmí nìkan lọ́wọ́ tó gbé màálù dúdú lọ́wọ́ òpá ti rí oúnbò ní òun nìkan máa dábẹ́ òun nìkan máa dáṣe òun nìkan máa dẹ́rù òun máa dá jẹ òun máa dá pín lọ́wọ́ rẹ̀ pé kọ́ wọn já pupa kọjá jùlẹ̀ tó pupa bá wà dáhùn wọn tí gbogbo wá kéèsì kò ní dáhùn táwọn náà máa pera wọn ní ọ̀rọ̀ wọn ti gbéra wọn yìí tí wọ́n lù gbádùn tó tápò ìkàdáhùn wọn bíríbírí bíríbírí ọwọ́ tẹ̀kùpa ìkòkò ìgbẹ́ ẹjẹ́ káfẹ́ àṣepọ̀ ẹ̀yìn ọ̀hún ní ẹjẹ́ káfẹ́ àṣepọ̀ ẹ̀yìn ọ̀hún náà àǹfààní wà níbẹ̀ ẹ̀fẹ́ nígbà lè ṣe o ọlọ́rọ̀ ń lọ pẹ̀lú àlè ti ẹ̀ sí àìsí ìdáríkì àmọ́ tó bá jẹ́ wà ní ọ̀dárí ọjọ́ ọgbọ̀ kan náà àmọ́ tálíkà àmì ní ara ni tó bí bàtà bá tún àti ẹgbẹ́ ilé lágbájá tó rán sọ tó wọ̀ àmọ̀ bọ́ ní àà kí wọ́n ń fi yóò ṣe dáwọn yàgbọ́ sí ohun wa àyàní ẹjẹ́ apáàtì ẹjẹ́ alẹ́ òkú ní ìkìlọ̀ fẹ́ kù ẹni bá ẹni bá kó jíkẹ nìkan ó bàjẹ́ dáàrẹ̀ ló bàjẹ́ màálù dúdú yìí oló pílàdì fún gbogbo màálù dúdú yìí ló tún pílàdì fún ọ̀bàtà wọn fẹ́ di kọ́lọ̀ fẹ́ mú òun náà owó nìkan ló kún gbó inú àwọn obìnrin wọn nù gbà ọwọ́ tẹ̀lé ìwé yìí ó kò nìkan ń bọ̀ lọ́wọ́ àwọn táwọn wò máa ló ti lọ yìí àwọn ló ti jájú lẹ̀ yìí àwọn tí wọ́n wò máa lá ló ẹgbẹ́ rẹ tó ń bínú sí wọn wò wọn lá àbúrò rẹ tó ń bínú sí wọn wò wọn lá ìyàwó rẹ tó ń bínú sí ìyáálé rẹ tó ń bínú sí àti tẹ́yẹ bá jọ pawọ́ pọ̀ ẹ̀rọ tó rí tẹ̀yìn àtọmọ ìyáálé àtọmọ ìyàwó kan nífẹ̀ẹ́ ara wọn àtàbá àtọmọ kí àtẹ̀gbọ́n àtàbúrò ká máa kóra wa jẹ káàkiri tí àbájáde tó yẹ inú báyìí ọmọ bínú ìránì tí lébí ọmọ bínú súríà kí wọ́n fi rí ọ̀gá yẹn láàrin ara wọn nígbò ní ìgbèdí ìjọ̀sẹ̀ kan lọ tí wọ́n tún yan olórí kírísítẹ́nì kan fún gbogbo àgbáyé fún àwọn kátólíkì àwọn àpèjìlẹ̀ ti ní tí wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ayé yìí ilé yóò kàn bẹ̀ ní sọ̀dá gbogbo wọn àwọn ti júù àwọn náà ń bẹ tí wọ́n ní kí yóò kẹ́ ní sọ̀fẹ́ àwọn àti jù àti kírísítẹ́nì àwọn tó wá ní púpọ̀ ìjọba lárúbáwọ̀ tí a ń ṣe ìjù orípọ́lọ̀ sọ wípé ní àlàrábù àlàrábù àtàtò kúkúrú wọn ní pàápàá tani ń dàbẹ̀ orú tani ń dàbẹ̀ orú ọ̀kan Àwọn ìgbà yìí nìfàkù ni ló wá fẹ́ di níṣọ̀ fún gbogbo mùsùlùmí yìí kájọ sọ̀rọ̀ tó kárẹ̀ ní sí ara pé tọ̀ wọ́n ti dẹ́nà ká tó máa sọ̀rọ̀ lẹ́yìn láìgbà tí àlìkí ló ti wọ́n náà ní wọ́n ti sínú ìsìláàmù ọ̀gáramọ́ ẹ̀dá kúkúrú ọlọ́run ẹ máa wá sí ọ̀tọ́ máa lù dúdú ń mo ti sàárà àwọn tọ̀ wípé wọ́n jẹ́ jẹ wọ́n jẹ́ mú <laughs> tàbí báyìí wọ́n mọ̀ tí sí àpílẹ̀ ìjọ ẹ̀tún ẹ̀ ìgbàjọ́ wọ́n rí bẹ́ẹ̀ ẹ̀ àkókò ní kìnnìún bá yọ sí jọ́kà tó kúkẹ́ ìdàmú pàrọ̀ lúdúdú ìyàjẹ́ ara ń tọ̀ ní ibi tí mọ́tò kẹ́rọ̀ dúdú kìnnìún tó kúkẹ́ wà ṣubú lulẹ̀ ìrìn orí kò tí tásìkò ló ń bá tún yẹ lọ́ntì rẹ̀ ó tún yẹ lọ màálù ibi wọ́n ń wá ní tí ó gbà lẹ̀ kò sí funfun mọ́ ó ti bàjẹ́ ó ti pa kò sí pupa mọ́ ó ti bàjẹ́ ó ti pa ó kò nìkan títí ni wọ́n tó dún ní bá òun ní máa gbẹ̀ tọ́ba yọ sí yìí kìnìún ni tọ́ba yọ sọ́hùn kìnìún ni òun kìnìún náà lè fọ́ ọ̀bẹ̀ kó pè mọ́lẹ̀ gan wọn ò tí ó tètè kú nítorí kó lè ráre kó lè fẹ̀sí yóò ti fún àdàlúrú nù o yóò ti fún apàjọjẹ nù yóò ti fún apalẹ́jẹ nù yóò ti fún àdà ìjọ rúnú àtẹ̀jẹ̀ rúnú àti gbogbo alọ́bíjẹ́ ẹ jẹ́ ká sàtìkọ́ ẹ̀yin òmí ní ẹ jẹ́ ká sàtìkọ́ ọ̀run ẹ̀yin òmí ní ẹ̀rọ ìrànlọ́wọ́ wà níbẹ̀ ẹ̀fẹ́ nígbà lóṣù àǹfààní wà níbẹ̀ ẹ̀ká jẹ́ sí i. tẹ̀síkọ́ ọmọ tí èmi ọmọ tí wọn náà mú a tó ní a tó ń tó ọ̀la kalẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ dé yunifásitì wọ́n sọ̀rọ̀ dé ipò gíga ìjọba ti wà wọ́n ní láti rẹ̀ kọjú ìbò láti pàdé azaru dínú ní azaru sùlámù amẹ́ríkà àzìmí àdàbí ní sùmọ́lá láti pàdé ìjọ ẹ̀jọ́ ni wọ́n máa lọ títí láìláì dáìlì kejì náà àgbà tí ẹpàdé nẹ́gbàdé ẹpàdé ń kọ ríbù tí ọmọ yìí rí pé ìyá àwọn báyà kẹjà ìyá tọ̀ náà báyà àwọn jà àwọn ọmọ lórí ìṣọ̀kan tẹ́ béèrè fún ìṣọ̀kan tẹ́ ìsìláàmù wá fún gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́run pátá tó wọ̀ bára wọn láyé hablum wahidun okùn kan náà lọ́rùn sí wọ́pọ̀ ọ̀hún wọn náà ilẹ̀ ìlẹ̀lá okùn náà ní kí ni fọ́nà nàbí ní jẹ́mà ájí ní wọn nàbí lọ́sùnmọ́ àwọn mọ́kànlélọ́gọ́rùn-ún tá ń fà tó kò kùn kan náà láì ṣòro tó yẹ ṣàṣẹ̀kọ̀ ọ̀gẹ́ táàlì ni ọ̀fẹ́ ajé ríra wa òun ni èyí afẹ́ gbọ́ra wáyé ní màá wá rò pé kí n bá ti oṣù wúlé ẹ̀ka pé mi tí n bá yẹ ẹ̀rọ kú níbẹ̀ ní òfin tèmi ṣe kọ́tọ́ bà nílẹ̀ ẹ̀rọ nàìjíríà bó ti rí lẹ́yìn tí ọ̀lọ́dìnà nígbà tí Awólọ́wọ̀ àti bàbá ilẹ̀ ọ̀sá jíjẹ àmọ́dù fẹ́ lò sọ̀tọ́rẹ́ ti sókótó lọ́hùn àti àtíkùrì àwọn yìí náà ni wọ́n rán gba agbára pé a gba òmìnira Nàìjíríà wọ́n ti fún olómìnira èyí tó wá dínú ìnira máa lọ́wọ́ ìfọ́lọ́wọ́ dànú wa ìṣọ̀kan gbogbo ilẹ̀ Nàìjíríà ni wọ́n fi lọ gba òmìnira Ìgbọ́n tẹ̀sí láàrin wọn òmìnira ti omi ìnira. Níbo ló wọ́n dàdú? Nígbò wọn níjà, wọn ọ̀gá tẹ́lì kan ó tó ìrìnà kan tó so lórí òun kàrí jù wá ó sì màjà jù wá Ẹni ó so lórí wọ́n jẹ́rẹ̀ ní ojúkù. Ẹni ẹ̀rẹ̀ jáde wọ́n ti pa ìkejì ẹ̀ gbàmíwá wọ́n pa tògbómọ̀ṣọ́ akíntọ́lá bí màálù dúdú sí ń pláàdì fún àwọn màálù funfun àti pupa ọwọ́ àti bóun gbèrè ayé tuntun nígbà lọ́rọ̀ ìpalẹ̀ jáde èyí ń pẹ́ èyí tí ọ̀pẹ́ tó tí ó jẹ̀rẹ̀ tí wá ní èyí ẹwọ́ àsìkò tí wọ́n pamórí àwọn kan ló pláàdì fún àwọn ọ̀rẹ́ ẹ̀sìn ní níjọ jímọ̀ báyìí bíńkà àti bísálà bíńkà ni wọ́n wípé àwọn ni òun ni àti bísálà gẹ́gẹ́gẹ́ tó tọ́ nẹ́sì sí mórí tó fẹ́rẹ̀ dáadáa òun náà ní zájò ní airport ní sọpọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ àti òun ó pe àwọn ẹ̀gbẹ́ lọ́pàá àti rí padà wá sí òun dàmọ́ láyé ìlú èyí ọ̀tún lọ bẹ́ẹ̀ babangida àpáta yàgùsù àti rúdíjẹ ọba tẹ́lẹ̀ àti olówó ilẹ̀ yorùbá abíọ́lá ọ̀rẹ́ ni wọ́n lọ́rẹ̀ tó lágbára níbi owó níbi òwò níbi gbogbo nǹkan ọ̀rẹ́ ni wọ́n àti yára àdúrà tí wọ́n máa tẹ̀lé ra wọn lọ́wọ́ ni máa

àjẹkù wàhálà wọn àtàtìbọ̀tán wàhálà wọn àwọn ọmọdọ́mọ wàhálà wọn òun ló di boko haram lónìí tẹ́lú ọba bẹ́ẹ̀ àwọn àtọ́bá sọ̀rọ̀ àdàkẹ́lẹ̀ ni tọ́bá ní ọ̀sọ́rọ̀ pẹ̀ mọ́ àwọn ọmọ tó ọ̀tọ̀ àdá wọn lójú wọn àwọn ti sọ ọ́dọ̀ ọ̀rọ̀ àwọn àdá ni wọ́n fi ṣe ó ti dọ̀rọ̀ lọ́dọ̀ wọn tọ́bá ti kú lọ́rọ̀ ọ̀rọ̀ ní ọ̀dà nítorí pé tọ́wà kúdò lè jà náà nì ìmọ̀ gbóná ọkàn òun máa bí òun ní máa bí àdáyàwọ̀tò lè sáà ní ọ̀tá ọ̀rọ̀ ọmọ kama sókèlè ẹni kama bú ẹni kama yẹ̀yẹ ara ẹni kama tó wà bí ara ẹni àdáyàwọ̀tò lè sáà ní ẹ ìgbà ọ̀dọ́ kan mi nígbà mẹ́fì ẹ̀yẹ́ ni òun máa bí kọ́tùl bànáàmì ìwà lọ kọ́ọ́lẹ̀ ìgbà láwọn ẹgbẹ̀rẹ̀ ìsinmi dé ìmù nígbà yìí nítorí tó fún mi mọ́ kọ́ọ́lẹ̀ ní ẹ̀wá lè kọ́ọ́lẹ̀ kì í tán mọ́ ọkàn ló bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ní wá sí àkọsílẹ̀ níta rí ṣe fátìlì bàmẹ́rin ta ọwọ́ kọ́ọ́lẹ̀ kí yóò bí yóò fi harbo sinan harbo sinan ogun ọ̀pọ̀ ogun ọ̀pọ̀ ní òpí tí wọ́n kọ́ọ́lẹ̀ kí ọ̀táhùn bẹ́ẹ̀ wọn bá rí ṣe ọmọ rẹ̀ bọ̀ sí ah ní tí bá nù tàyé ni àní pẹ̀lú àwọn kẹ̀lẹ́sì gbogbo ọmọ ìmú kí láti dáwọ́gá àǹfààní wà níbẹ̀ ẹni máa lè fi ọ̀rọ̀ ìrànlọ́wọ́ wà níbẹ̀ ẹgbẹ́ káàkẹ́ sí ẹgbẹ́ délé àwọn olóṣèlú mìí àwọn èèyàn tó ń lè jùlọ àwọn lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ akú ní pé nígbàtà bẹ́ kéèkéèké láwọn arẹ́ ti kéré mọ̀ yìí lẹ́yà bá pé wọ́n kún bì kan yóò tó bẹ̀rẹ̀ ti bí ọdún mélòó síra wọn kẹ tó tó gbọ́kú mìí ikú níyì lẹ́yìn wàdáwà náà jẹ́ ọmọ kéèkéé dáadáa yìí ikú níyì lẹ́nu wàdáwà dáyé ilé ojú wá di pàwọn èèyàn kúkọ́dà wọn ọ̀rẹ́ ni pé sinú tí ìbá lọ lẹ́nu ìgbẹ́ màmá bókù ní ti dídì tí ìyẹn náà lọ́yẹ̀ yẹ tó bá wọn ikú ọ̀tà àǹfààní kankan mọ́ ọmọ àbúrú lè ti pé ìyá ni mo gbọ́ ní òòrùn yíyó ni màmá iná gbọ́ ìrìn ìgbàlejò àlejò ìjọba alágbàrá àgbàrá gbé ọba kan lọ ọba àrùn àgbàrá òkú òkú ọba àrùn àbí mo ti gbọ́ ni <laughs> ṣe gbogbo ló sùn nítorí àgbàrá ní káwọn Ní àgbàárí ń gbé àbáwọ̀ èèyàn ní gbé lọ. Wọ́n sì ń wọlé báyìí wọ́n sì ń gbé àwọn aláwọ̀ gbé ọba pamọ́. Ẹmú ní báyìí wá kẹrẹ wá gbà á. Ọba àlú, àìsí àfọwọ́sowọ́pọ̀ mọ́ ní o. Tọ́ ẹ pé ìfẹ́ ń bẹ ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ aráàlú ni wọ́n kọ́kọ́ parí náà tó tó kẹrẹ títí àgbàrá bí wọn lé tó lè sí wọn lé bí ọba tágbàrá ń gbé iṣẹ́ ọba ọ̀tọ́ ìjọ pé kábíyèsó ni àgbàrá yìí fẹ́ pọ̀ ẹ̀má ká lọ wọ́n jọ wọ́n máa máa fara balẹ̀ jọ wọn nílò ọ̀kà mọ́ nígbà tí ò sí àsìkò tí ò sí ìfọwọ́sowọ́pọ̀ bí ọba ti fọwọ́sowọ́pọ̀ bí alẹ́ ti fọwọ́ ní sí ìyàwó tí wọ́n bá sí àfọwọ́sowọ́pọ̀ bí àwọn náà bá gbọ́ pé àlé ń kí gbọ́nà ẹni tí òfin agbélé tẹ́lẹ̀ ní kú bá ti ẹ̀mú ọlọ́pọ̀ sí ìgbẹ́kù bí lè máa mú ọ̀bá ní àfọwọ́sowọ́pọ̀ lù jẹ̀mọ́ níjọ́ tí ìgbẹ́ká bá dé bá ìmáàmù jẹ̀mọ́ ní sànú ẹ̀ bí ìmáàmù náà ọkàn wọ̀ mọ́ síra wa a ń lọ záwí ọkàn wọ̀ mọ́ síra wa a ń lọ ní kí ọkàn wọ̀ mọ́ síra wa a ń ti jẹ̀mọ́ ọkàn wọ̀ mọ́ síra wa ìsìláàmù kọ̀ wò ní ìsìláàmù fẹ́ ni kí ni wà á fẹ́ fún mọ́ Ọlọ́run ẹ̀rọ ti kó ń ń dọ́tẹ̀ rí báyìí tẹ́lẹ̀. Ọlọ́run ló ní ayé ní ìbẹ̀ máa tàwọn jẹ máa sọ rí ara ẹmọ wà ayé kiri ẹ̀sìn máa rán ayé lọ́wọ́. Àbí máa tún mi ní láti ní ìkẹwà náà. Àti tẹ́tẹ́lẹ̀ dídáwà sílẹ̀ lẹ́ti sọmọ ìyá kan rẹ̀ lẹ́jọ́ ti fámílì nẹ́sìn. Kọ́lá fámílì ẹlòmí ọ̀pá àti ìjọ gan ní ń bá ti ìdájà rẹ̀. Ó bà ní òdùn. وكنت على شفا حفرة من النار فأنقذكم منها. Ó kú àdéhùn ta ti kúrò ká máa sọ̀tá ká máa sọ̀tẹ̀ àdẹ́wò ńláńlá ni ẹni tí ó ń sọ̀tá rẹ̀ ògbádùn wọ́n náà gbádùn tí ọ̀gá ti sí ọ̀rẹ́ láàrin ẹni máa ń sìn ìrókù lóòrò mọ́júmọ́ wọ́n fi wèrà wọn ọlọ́ ní ilé tí mo ti yọ yín bí ìsọ̀tá ìsọ̀tẹ̀ ẹ má pọ̀ padà ábẹ̀ mọ́. kọ́dá níka yípa ìyẹnà láàrùn lákọ́ àyà àti ìlànà

àwọn eléyìí ya kí ló dé àmọ̀rí lágbájá kọmọ̀ wà lágbájá àtọ́ta àmọ̀mọ́kọmọ̀ rí mọ́ ìjábò láti rí àwọn kan máa bẹ bẹ́ẹ̀ nú ìjọ tí wọ́n máa kí èsì àti tó nǹkan sí àmọ̀rí rẹ̀ bí máa rúbì ìyákọ̀ fún wọn ògẹ́ àwọn tí tó ń dọ́rọ̀ tẹ́ tó ń dábé tẹ̀lẹ̀ sílẹ̀ yìí o tẹ́kì ìṣìwọ̀n wọ́n tẹ̀gbẹ́rú wọ́n dàjẹ́rú o. wáhùn náà Àwọn ọmọ lè ṣe bẹ́ẹ̀, àmẹ́rin tí ó parí ìjà yóò gbé ìjẹ̀júlẹ̀ ní òtórí ogun ọlọ́wà parí ìjà wọ́n sọ̀rọ̀ ni. Àwọn láàrin pọ̀ tán ní kárí ni, ẹ̀rì ní ẹ̀rì yóò àmà ìgbé sílẹ̀, ànìfáàkù àti ìfáàkù, yóò ti máa lọ bílé yóò máa lọ bílé ẹni tẹ́ wàá parí ìjà yóò ti máa lọ bí náà yóò máa lọ bí náà ó bí ìgbà tí ìṣẹ́ rẹ bá yọrí ká tó máa ìdí ìṣẹ́nu méjì. Wàlá tákùnrin kàlẹ́rì nà tábàrà kún. Ẹ má tún dàbí àwọn tó ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ máa. Ọ̀kàtàlá bú mi bàjì máa já àwọn ìbáyà. Nígbà ọ̀rọ̀ tá ti mọ̀ kéwú tá ti kàwé tó ti yé wa, àdísì yé wa, Kùránì yé wa, a tún wá ń ṣẹ̀ṣẹ̀ ń ta àkúra wa àfá àtó ti mọ̀ kí ó ti mọ̀ ó táàrẹ̀ sàlàyé fún yí tọ́lọ̀ wí ni ó ti mọ̀ onígbànú àfìmọ̀nà ọlọ́ lókù fẹ́lẹ̀ ó ti mọ̀ kí ó tó ń tọ́ fẹ́ ṣe yọ́ mọ̀ rí tó mọ̀ fi jẹ́rì lórí àwọn atọ́ mọ̀ọ́mà tí wọ́n ń dà kọrù ọlọ́run ní ilé ọwọ́ mi bá tẹ̀ wọ́n ẹlọ́dà tí gbọ́jọ́ tí ọwọ́ kìnnìún tọmọ̀ ní ìlú ni yóò tẹ̀ kí kìkìkì wà yóò tẹ̀ sí kú ni yóò ráre kú ni nígbà tí mo ní ìwà kú ìmọ̀ wá tó báyìí ìkòkò wá tó báyìí wàdó náà ní ń lo àjẹ́ ti pa ọ̀rẹ́ rẹ̀ ò ní ń lo sóògùn pọ̀ rẹ̀ ní ń lo mèrè ní ń pa àwọn ọ̀rẹ́ ní ń lo àwọn aláàfáà tí ń bẹ̀ wọ́n tẹ́ kiri ẹbá ń dàárú ẹbá ń bàjẹ́ ìjáwọ̀ wá dùn pẹ̀lú gbogbo àwọn tí ń bẹ̀ sẹ́wọ̀n gbogbo wọn àdìgbè ìlérí òní ìṣẹ́ náà bàjẹ́ ọ̀rọ̀ àbàjẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ níjọba olúfọwọ́ òkúrò kan kú ní ìgbì wọ́n pàdé lẹ́ẹ̀kanáà kọ̀ráre níjọba olúfọwọ́ òkúrò gidi ni wọ́n pàdé lẹ́ẹ̀kanáà kọ̀ráre àmọ́ ọ̀rá rẹ̀ ọ̀sánná ní yíyà sí ara láìsí níbi ìbẹ̀rù ní àwọn afẹ́fà oníkọjọ́ wọn sọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ kí lára rẹ̀ lákọ̀ọ́ olóòfẹ́ sáwọn ẹranko yòókù sọ̀rọ̀ ni ènìyàn olóòrùn ọ̀dá fún oníyàn máa tọrọ ẹ̀hẹ́wàmẹ́rẹ̀ gbogbo ẹ̀yẹn ẹranko mọ́kẹ́sà ń sọ̀rọ̀ ìtàhìlú ẹ̀sọ̀kan inni zalamtu wa qayyantu èmi mo sàbòsí ni mo sàìdá fún albakaru al'abuyabu màálù funfun òun ló ti jàmbá bù wọ́n zalamtu albakaru al'ahamaru èmi náà mo tó sàìdá jàmbá fún màálù pupa sọ́rí ẹwà rò àbọ̀jàmbá tó mú gbogbo ìyẹn rọ́kọ́ ẹ máa gbọ́ òun sọ dákẹ́gùn ẹmẹ́jàmbá ẹmẹ́ tẹ̀lé láyé kiri ẹmọ́ ti yàlẹ́yìn ara yín ẹ̀yin kọrí ìlú ẹmọ́ tẹ̀lé ara yín kì ẹmọ́ yàlẹ́yìn ara yín ọlọ́nkà àlùbáríkà sí jọ yín ọlọ́nkà àlùbáríkà sí sọ yín ọlọ́nkà àlùbáríkà tó bí yín ọlọ́nkà àlùbáríkà sí lé yín àlùbáríkà tó nà yín báwo láà bá ti tọrọ fún àlùbáríkà sí tiwa lẹ́yìn ọlọ́njárí bàbá olóògbé púpẹ́ o ìsìláàmù dùn ní alẹ́ fi sílẹ̀ tó ṣe yìí bẹ́ẹ̀ bá rán mọ́ wá ó ti tó

káṣí àmìnà àmìnà àlékún àlàáfíà ara àlékún dùnú